لا إله إلا الله Ọdún mẹ́rin àmẹ́ra ní ìrìnlẹ̀ ìjẹ́ àìjẹ́ láti ìpàdé ìpàdé والقرآن العظيم إنك المزعين وعدا بسم الله الرحمن الرحيم الحمد لله فاطر السماوات والأرض جاء الملائكة رسلا يزيد بالوقت ما يشاء إن الله على كل شيء قدير يسأل الله للناس فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا تبكون وإن يكذبوك فقد كذبت رسل من قبلك وإلى الله ترجع الأمور أيها الناس فتنة وعد الله يكون ولا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبهم يكون من أصحاب السعير والذين كفروا لهم عذاب شديد لهم عذاب شديد الذين آمنوا وعملوا الصلاة لهم مغفرة Ìjọba tí ó bí. Bàbá bá jẹ́ bí lánàá. Lọ́nà bá tí. Ẹgbẹ́ ẹ̀yọ àjíjá ẹ̀yọ mẹ́rin ẹ̀yọ mẹ́rin ẹ̀yà. Àwọn àjọ òwúrọ̀ rẹ̀ há kọ́. Ìjọba tí wọ́n bá òdúdó ní. Ẹ̀mẹ́rin tẹ́gbọ́n

Àwọn ọ̀sán ẹ̀dùwà. Ìlú ìjíṣẹ́ káàkiri máa ń rìn. Ìlú ìjíṣẹ́ káàkiri máa ń rìn. Àwọn ọmọ àpẹẹlú ìjíṣẹ́ ni. Àwọn àjẹ́lú tó máa ń pẹ̀lẹ̀. Àwọn ọ̀sán gbogbo akálẹ̀ sọ́ra tábùlà ṣọ̀rọ̀ bí ara. Gbogbo الشيطان لكم عدو فاتبعوه عدوا وعلى كان في أخرى والإنسان فكان وليقف الدعم فكان الذي كما بلغ بطاعة الله ولا تطيعوه Bàbá mẹ́ta àwẹ̀ abẹ́tùnú abẹ́sẹ̀ mẹ́sùn àbẹ́sàdúrà lọ́wọ́ láti wà lọ́wọ́ láti tọ́jú ní ìdí ẹ̀má ń pè é.

Ọlọ́mọ mọ̀ wà yìí. Ọlọ́mọ mọ̀ wà yìí. Ìgbà wá títí lójú rẹ̀ òṣèlú títí rẹ̀. Ogbó tí lójú orí rẹ̀ tí ó ń gbẹ́. Àmì láti kàwé. Àmì sákà àbátọ̀ fún aláàmùsì. ń tẹ̀síwájú. Àbátọ̀ tẹ̀síwájú. Yọ́wà kan àmì ẹlẹ́rìí. Yọ́wà kan àmì ẹlẹ́rìí. Yóò tún máa wá lé sí. Yóò tún máa wá lé sí. Owó tún máa wá lé. Owó tún máa wá lé nínú lé. Ìjẹ́ tún wá lè gbọ́ lọ́wọ́ olúwa rẹ̀. Wá lè wá gbọ́ lọ́wọ́.

Ọmọ ọlọ́pẹ́ ìgbóná sí ànábẹ́ àyíbà ní. Ànábẹ́ àyíbà ti láti àwọn ọmọ lẹ́gbẹ̀ẹ́. Ọba ní òun mẹ́rin promotion lọ́dọ̀ ọlọ́run. Ọba ní òun mẹ́rin promotion lọ́dọ̀ ọlọ́run. Ọlọ́run ni àwọn ni promotion. Ó láti ga. Àdáwò náà bí ní. Àdáwò náà bí ní. Ànábẹ́ àyíbà ni òun bá mi ní kò sí. Òun bá mi ní kò sí ọ̀dọ̀ wọ́n lọ́pẹ́. Ìjọba àwọn ọmọ wa. Ìjọba àwọn ọmọ wa. Ìjọba àwọn ọmọ wa. Ìmúlé fún akẹ́kùn gbóná. Ìmúlé fún akẹ́kùn gbóná. Àwọn àtàrà lọ méjì orí. Ọwá sọ ẹ̀rọ méjì orí ẹ̀yà àti àìgbà. Wọ́n mọ́ fún ìyàwó lọ. Ọmọ fún ìyàwó lọ. Ọ̀ṣun ọ̀ṣun lókùn. Ìyàwó pẹ̀lú ló ti tẹ́lá mẹ́ta láyé ìtọ̀. Àwọn ọ̀gá wa ní àwọn ọ̀gá wa lónìí. Àwọn ànábì gidi ní. Àwọn ànábì gidi lónìí. Òyìn nínú ọlọ́run ní yẹn. Àwọn ìyẹn ọlọ́run ní. Wọ́n wá sí àwọn afẹ́lẹ́fẹ́lẹ́ yìí. Àwọn afẹ́lẹ́fẹ́lẹ́ yìí. Wọ́n wá fún wọn ti tọ́lọ́ fún wa. Ìgbẹ́ ṣe ìtọ́lọ́lá fún wa dúró ọ̀sá wáyé. Ọ̀sá wáyé. Ìgbẹ́ àdúrà. Ìgbẹ́ mú lọ́ta. Ká kábàrínlẹ̀ kábàbọ̀dọ̀ ẹ̀wọ́n lọ kábàrínlẹ̀ kábàbọ̀dọ̀ ẹ̀wáyé kábàbí wà tàbí ìdàláyé tí ẹ bá ti gbà lọ̀kùn jẹ́ tọ́lọ́run mọ́ ooo ìnàmá ayé tí ó wọ̀n ní ti bá ooo àti bá ooo bèèrè fún fọ́ọ̀rù ní kí ọ̀rọ̀ wá ní pé kò gbọ́ àwọn tí ó bá tẹ̀lé ní kó fi kèrè níbi ìlú ohun Ṣẹ́kùn ọ̀nà mi ní àbára ti sẹ́yìn. Ìgbàlùkú ti bá a bá a bá a fẹ́ nínú náà

yà mọ́ lọ́wọ́ yàwá yà tẹ̀ sáàlì ìjọdẹ́ yìí ẹgbẹ́. Yàwá yà tẹ̀ sáàlì ìjọdẹ́ yà mọ́ lọ́wọ́ yàwá yà tẹ̀ sáàlì ìjọdẹ́ yìí ẹgbẹ́. Ọ̀sẹ̀ yìí ṣe sáàlì lọ́wọ́. Thank you. فخفت غسان من شيطان فتعلت شيطان فكفون وفتعلت شيطان فكفون وفتعلت شيطان فخفت غسان من شيطان فكفون onídàgbọ́ lọ́nà onídọ́kùnrin lọ́nà ní wọ́n fi ẹ́ obìnrin ní fọkùnrin gbòdò ní Ìgbà wọ́n kò náà lọ́pẹ̀ lọ́nà onígbà lọ́nà òfin tí wọ́n ti ń dá gbogbo ọdún náà. Ìmọ̀ ọjọ́ sọ̀rọ̀ àjọ́jẹ agbára àtàkùnkárí náà ti dá gbogbo ọdún náà lè. Tí ó bá má bà ọ́nà lọ nínú ọpọlọ wa, ó fi kó sínú mọ́kù wa, ó fi kó sínú jìmọ́kù wa, ó fi kó sínú gbé ìwà. Ó fi kó sínú fẹ́ ìwà dábà ọ́nà lọ. Lẹ́yìn náà láti jẹ ọmọ láì ìlú ní kọ̀ọ̀kẹ́ yìí. Lẹ́yìn náà láti jẹ kò sí ìgbà kẹkẹ yẹ. Lẹ́yìn náà láti ló jẹ́ tẹ̀lá ìgbó làákàrí rẹ̀ panẹ́mù. Ọkùnrin ní bá rọ́pẹ̀lú, ọkùnrin ní bá rọ́pẹ̀lú kò ní máa ti jẹ والذين آمنوا وعملوا الصالحات

ìwáwò mọ̀ àádá ti ìrẹ́ ọ̀rẹ́lá àti ìsọ̀tà àwọn àwọn òṣìṣẹ́ ọlọ́run ní. Ààrẹ awọ́lù alábọ̀tọ́lẹ̀ pẹ̀lú ní ìrìnàmọ̀ ìrìnàmọ̀ Ẹwà ti kò ní dáhùn láti kékeré ni wọ́n ti fi ẹgbẹ́ tí ó ti fi ọ̀rọ̀. Láti jẹ́gẹ́ láti ti fẹ́ tó bá ti ọlọ́run. Ẹ̀gbọ́n lè máa ṣe náà kúrò. Ẹ̀gbọ́n lè máa tẹ́lẹ̀ kúrò. Àbúrò lè máa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́. Ìyàwó lè ti kọ́kọ́ ti fi ọlọ́run. Ìyàwó lè máa tẹ́lẹ̀ kọ́kọ́ ti fi ọlọ́run. Lálùkọ́ ọmọ tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ìdíkà mọ́lá ọ̀rọ̀ ń tẹ́. Ọmọ ọmọ tí wà. Ọmọ ọmọ tí wà láàpẹ̀lẹ́ láti ìfúra. Àwọn àpẹẹlẹ́ láti ìfúra ní àwọn àwọn ọmọdé tó. Ìwọ́n máa fẹ́ lápá fún ọdún. Wọ́n fẹ́ lápá fún ọdún. Ẹgbẹ́ ìgbésí wa lọ́dàgbà. Ìjú wa lọ́dàgbà. Wọ́n fi pèsè ìtọ́lọ̀ látàrí ẹni tọ́lọ̀ ọ̀run. Wọ́n fi pèsè ìtọ́lọ̀ látàrí tọ́lọ̀ wá. Àgbáríṣù. Lẹ́lẹ́kẹta, mẹ́ta bí mọ́ mọ̀ pé wọ́n ń tapò mí. Ọgbà fún mi, àkọ́kọ́ ni ló pípa. Àgbẹ̀rẹ́lẹ́kẹ̀ẹ́ ni wọ́n ló kù inú fún ọmọ mi. Lẹ́lẹ́kẹta ni kí ni? Àmì ìbáàbù. Ọ̀rẹ́ ìrìn Àrọ́mìnù ẹlẹ́gbẹ̀ẹ́ ní alìmọ̀ àmàrà ẹ̀ sábà máa lọ jíkẹ̀, mọ̀ àmàrà kó láwà sí lókùnrin, ìgbàtíbáyìí, ìgbàtíbáyìí wọ́n láti lè ní ìfàkùfà wọ́n lọ mẹ́lẹ̀ ìgbó ìfàmàdà ní gbogbo àmìkẹ́ ni wọ́n ṣe mú wọ́n ṣe bá wòlí bẹ́ẹ̀ àlàbá ríjò ẹlẹ́ta àwọn àmì jáde kan kèjì ní pé èyí àtàbá ríjò àtẹ̀rẹ̀ ní àtàbá ríjò ọbẹ̀lẹ̀ ẹ̀lẹ́ ọbẹ̀lẹ̀ ẹ̀lẹ́ máa tà ẹgbọ́n ọgbọ́n àdìkún wọ́n tẹ̀kùn ní ẹ̀tọ́ dára ní ẹ̀tọ́ dára ní náà ni wọ́n ti bá lẹ́bí ọ̀nà ti kú lọ́ta ọwọ́ ni wọ́n ti lọ sí lọ́ta àìsà lọ́rẹ̀ máa ti rẹ̀ lórí ẹgbùsọ̀ ìṣẹ̀lẹ̀ fún máa fáwọn arẹ́ ní wọ́n adáwọ̀ sọ́ta ní wọ́n sáàkiri wọ́n tí dáwà káàkiri wọ́n jáde kìí ọ̀fẹ́ sí ìṣẹ́ náà mò jíjọ lọ́n tààrà ọ̀fẹ́ sí ìṣẹ́ náà lọ́n tààrà ẹlẹ́ ìtààrùn àtìgbàájú wà ní ìgbàájú Ọgbà tí wọ́n ẹni tó wá ti lọ ọmọ ẹni ó lú nílò ẹni lú tí wọ́n ẹni lú tí wọ́n ẹni ọ̀nà lórí ọ̀nà lórí ìlú ajá rẹ̀ tó lájẹ́ ìrẹ́ sọ ọ̀tọ̀ pẹ́pẹ́ ní ẹni ajé rẹ̀ lọ́pọ̀ ọ̀nà Àgbáríṣù. Ẹlẹ́ẹ̀kẹ́fà. Àrẹ̀kọ́ tí ìlú. Ọwá kúkú padà ilé tó lórí bọ́ ni, náà wọ́n máa padà rà. Yóò àti mọ́ mi nípa. Tí wọ́n ti jẹ́ lọ́wọ́ ayọ́ lọ́wọ́ ni ẹ́. Àgbáríṣù. Ẹlẹ́ẹ̀kẹ́ ìṣẹ́ tó rí àwọn ayọ́ lọ́wọ́ lára. Ìwọ̀sánú wọn wọ́n sáré wọ́n ti gbogbo ẹ̀ tó ń sọ sí ìjọba ìbọn ti fún ní ẹni ọgbà òun wọ́n ti máa ó ti lọ wọ́n ti lọ ó ọ̀bẹ̀ ní àwọn ẹni ọlọ́ọ̀sí àwọn ẹni tó fẹ́ ẹ̀dá ìyàtàwà lọ́wọ́ ní ààrùn ìgbẹ̀rẹ̀. Ọ̀dá àwọn ọdún mẹ́tàlá lábẹ́ náà, nígbà ọdún àtúnṣe ní àjẹ́bí àjẹ́ ọlọ́run ọlọ́run gbogbo àyọ́kẹ́ àwọn tó ní jẹ́ lẹ́nu wa àti báwọn èèyàn àwọn èèyàn nínú ọlọ́wọ́ wa fẹ́ ní lẹ́nu Òfin Obìnrin lọ́pọ̀ tó rẹ̀ tó rẹ̀ tó ọmọ ọ̀pẹ́ àwọn ẹgbẹ́ tó mọ́ bẹ̀rẹ̀ náà lọ́wọ́ fẹ́ Wọ́n máa nìyẹn lára pẹ́sù wọ̀sáà ìrìnàjà nígbà ti parọ́ mọ́ wọ́n ti gbọ́ létí tí wọ́n ti pa lọ́wọ́ nìkìí gbogbo ẹ̀ tó bá dé láyé máa àwọn ọ̀dọ̀ lẹ́sùn ẹ̀ ẹ̀gbọ́ ẹ̀gbọ́dẹ̀ máa ẹ̀yìn tí ọmọ ọmọ ẹgbẹ́ wọ́n tẹ̀yẹ wọ́n lára ní pẹ̀lú àwọn ọ̀sán ọlọ́gbẹ̀ pẹ̀lú ọmọ ọdún ìjọdọ́ pẹ̀lú ọmọ ọdún ìgbẹ̀lú ọmọ pẹ̀lú ọmọ wọ́n kẹ́yìn ni ọmọ ọmọ nílọ ẹ̀rọ lọ́lẹ̀ lọ́lọ́ àìmọ́ ẹni wọ́n bá kí lè fi fún ọjọ́ púpẹ̀ yìí padà ìpínlẹ̀ lọ́dún ọwọ́ àwọn ìjọmọ́ wà lọ́mọ tó wà lọ́mọ tó súnmọ́ ni ó aláìbìnrin ẹni ní títà kò sí ẹni nínú ọ̀pọ̀ lọ ọdún lọ́wọ́ máa lẹ́jẹ́ lọ bá ẹni bọ́ máa gẹ́gẹ́ bá ń tàbíkà Lọ́wọ́ ṣe lẹ́nu tó wọ́n ní pé wọ́n aṣàlẹ́ ògùn, wọ́n mọ̀ sàlátà. Lọ́wọ́ sàlátà tí wọ́n wáyé wọ́n aṣàlẹ́

á sì jẹ́ ẹ̀dá rẹ̀ dáadí nínú tó lè sí ìtọ́dọ̀ lọ. á sì jẹ́ ẹ̀dá rẹ̀ dáadí nínú ìtọ́dọ̀ lọ. á sì jẹ́ ẹ̀dá rẹ̀ dáadí Ọjọ́ ẹlọ́gbọ́, ẹjọ́ olówó, ọjọ́ ẹlọ́lá ẹgbẹ́ ọlọ́lá káríkì sí ẹ̀dá ẹ̀dá ẹni tó lè fi ẹ̀dọ́ ọlọ́run. Káríkì sí ẹ̀dá ẹ̀dá ìlò lẹ́ni ó lè ní ìjọ lọ́lọ́run gbogbo ibi. Inú ẹ̀jẹ̀ ọlọ́run ọmọ ẹlọ́lá ẹ̀jẹ̀ ọlọ́lá. Káríkì sí ẹ̀dá ẹ̀dá

Ìbẹ́rẹ̀ ìrìnàjò wọn lè bí lábẹ́ ní jẹ́ sí àárín mo ti dáàbò ní pẹ̀lú láàrin ìkẹta àwọn ọ̀tẹ́mi lọ́nà ẹgbẹ́ ọ̀tẹ́mi lọ́nà. Ìbẹ́rẹ̀ ìrìnàjò wọn lè bí lórí jẹ́ pé ojúmọ́ làwọn ìyọ̀lẹ̀ ní ìyọ̀lẹ̀ ti ìwọ̀n ọ̀pọ̀ tó lé iṣẹ́ nípọ̀ nílọ nílọ̀lẹ̀. Ó jẹ́ èyí ni tó gbogbo yìí bá a kọ lẹ́tà sí. Àjẹsọ́ gbogbo yìí wá pé ẹ̀mọ́ Owó àbí ìjọ́ pọ̀ sí. Èyí tó fún bàbá mi lú ní ọmọ tó lẹ́ pé kí láàpọ̀lọ̀ láàpọ̀lọ̀ òun bá ní àwọn tí ó tẹ̀lé kí láwọ́ sí. Ìṣàkókọ́lọ̀ ọmọ pé pọ̀ sí kí láti kí ìyẹn pé kí láfẹ́ ti kọ́rù kí láàrin pé mo ìgbàwà ìṣẹ́sọ́rọ̀ kí láàrin ìgbẹ̀rẹ̀.

ìṣe náà ìṣòkú ń bẹ̀ púpọ̀ orí wọ́n ní kí ẹni náà ìṣòkú lórí ń tọ́ba gbà tí a bẹ̀rẹ̀ ìgbésà rẹ̀ tẹ́lẹ̀ ní òun ti lọ rẹ̀ díẹ̀. Wọ́n láti wọ́n lé ṣe kò fówó iṣẹ́ ní àwọn ìgbà ọlọ́rẹ̀ náà ní. Wọ́n láti lé wáyé lọ, bàbá lọ lọ́wọ́. Ní ṣẹ́ka ìṣẹ́ ẹ̀ẹ̀kan tí ó mẹ́rin ti sáré sí ní ìṣọ́balẹ̀ tí wọ́n gbé ìṣọ́lá Èyí àwọn tó fi sọ mú ẹ̀nà ọba yé léṣe ìlú ìsọ mú ọ. Máa ní ìwé ìwé àwọn ọmọ náà rẹ̀ rẹ̀. Mo lè jùlọ mẹ́sẹ̀ ilé, bí àjùlọ fún rẹ̀ yìí, ní ọ̀rọ̀ rẹ̀ lásán olóyìn ní eré bí àwàdà lọ́wọ́ parẹ́ yìí. Àwọn àlọ́lọ́ rí nígbà bí oṣù mẹ́rin lọ́sẹ́yìn ní bá ń bì ẹ̀wọ́n tó lọ́wọ́ nígbọ̀yẹ̀lẹ́ Ẹjì ni tí wọ́n rẹ̀dì. Ọlọ́run, bóò ni a ní o, ìjọba gbé ẹ̀lẹ̀ ìyàwó. Ọlọ́run, ẹgbẹ́ ni ó bí ẹgbẹ́ ìjọba náà. Ọlọ́run, ẹgbẹ́ ni ó bí ẹgbẹ́ ìjọba náà. Ọlọ́run, ẹgbẹ́ ni ó bí ẹgbẹ́ ìjọba náà. Ọjọ́ ìpẹ́lẹ̀ ẹ̀rọ wọ́n ni mọ̀ lọ́wọ́ pàdúgbà wọn ní kákàkọ̀ tó lè ní ìsìnkú ọ̀rọ̀ òjì láàrin ìgbẹ̀rẹ̀ àlájú ìgbẹ̀rẹ̀ àdíkẹ́ ìdíkùnlọ́ òṣìṣẹ́ sáwùwù wa káàánú ọmọ ti jẹ́ ẹni ọlọ́ ẹnu tó wù wá lásán kí lọ́lọ́ ló sáwùwù ní ilé ìlú náà jáde ọ̀rọ̀ àwọn tó mú ní ṣe bí wọn mú ní ṣe bí wọn ọlọ́wọ́ wọn láwọn òbí wọn láwọn àpárá wa lẹ́yìn náà lẹ́nu sàdúrà wọ́n ti mọ́tò láti akọ̀ láti jẹ̀ fún ìlú Ẹgbẹ́ bá kò ní pé òfin ló fẹ́ kalẹ̀ dé ilé ìlú máa wọ́n ní fún onígbà yóò gbé wá ẹ̀mọ́ tó ní ìlú. Ìjọba náà, a ti ṣẹ̀fẹ̀ àwọn mẹ́. Ní ìjọba náà, a ti ṣẹ̀fẹ̀ àwọn mẹ́ onílárẹ́lọ́pàá ní orúkọ̀ ọmọ ní ẹ̀sùn tó kò mọ́ ní ẹ̀sùn tó pé ìyọ́n tó ń bí lára ọkọ̀ ọmọ tó ìrùkọ́ ìlú ọlọ́pàá rẹ̀ ọ̀fẹ́ tó bá rọ̀ ọmọ ìsinmi ní ọgbẹ́ ìsọ̀rọ̀ ní yóò dé tó ìgbìmọ̀ náà ní Ẹjọ́ ọdún Ẹjọ́ ọdún Ẹjọ́ ọdún ẹ̀jẹ̀ omi ọmọ ẹni kò ẹ̀jẹ̀ omi àdúgbò ìṣẹ̀lẹ̀ àgbẹ̀ká ìgbò lẹ́ni lórí ìgbàgbọ́ Àjẹ́bìnà tó wọ́pàá lé iṣẹ́ lọ ní àpàjúwà inú òòrùn. Àgbàrí ní kọ̀kọ̀ rúrùn-ún àwọn àgbàrún jẹ́rí ìgbẹ̀ ọmọ ọdún máa jígbà máa wọ́n ẹni ọlọ́run ọwọ́ ìyọ́ ọlọ́wọ́ padà tẹ̀rán lẹ́bí Wọ́n lẹ́bí náà mẹ́nu àárín òṣọ́ rẹ̀ àwọn olówó tó bàbá wà ní ẹgbẹ̀ ọlọ́run fún ìrọ̀ àwọn ẹgbẹ̀ ọlọ́run lọ́wọ́ tó kí tó bí ẹkùn àtẹ́kùn àríwájọ́ tó gbọ́ lẹ́gbọ́n tó wáyé ẹni bẹ́ẹ̀ ẹ̀rọ máa ń bèèrè tọ́rọ ààrí ìrọ̀ ọ̀gbẹ́ni olùgbàmọ́lọ́gbà sàánú wọn bá fèèrè jẹ́ tó fún wa wá ṣe lọ fún àtẹ̀yìn àtẹ̀ wá rárá Àbàmọ́ ẹgbẹ̀rẹ̀ ọdún ọ̀rọ̀ yìí, lọ́rọ̀ ẹgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ Gbogbo àjọ́ tàbí jẹ́ lọ́nà ọ̀nà ọ̀gọ́gọ́ rẹ̀. Yóò blọ́ọ̀kẹ́. Yóò blọ́ọ̀kẹ́. Yóò wá lọ́nà kìrì ní ìbàjẹ́. Ní bá ní mú àjẹ́lọ́wọ́ èèyàn tó bẹ́ẹ̀ ní ọ̀rọ̀. Ní bá ní mú owó yẹ ọkẹ̀ èèyàn. Ìyìn aláwọ̀ tó àwọn ilé ìrìnlẹ̀ àjílẹ̀gbọ́gbọ́n ní ìgbẹ̀mí àdáyé ìgbẹ̀ tàwọn àwọn àtàrí àwọn òpépàá rẹ̀ ó ti dápẹ́ ọ̀yá mi nínú ọlọ́wọ́ ẹjọ́ akérò di aburú ní ti jẹ ìjẹ́lọ fọ́gbẹ́ ní kó bẹ́ẹ̀ ẹ̀rọ sàbùsà ń lè bẹ́ẹ̀ tó láì lọ fàájì kí ní ibi aláàrí náà fàájì kí ní ibi aráàmù kò mọ́ Ọba ti lúkọ fí ọ̀gbọ́n látọ̀lá àmì ọ̀ṣùgbà rẹ̀ ìrọ̀lá mẹ́jẹ̀ ní ìlú ọ̀rọ̀ ẹ̀mọ́ pé àti tọ́pọ̀ gbogbo àkúrò mi ẹ̀fẹ́ mi lẹ́bí mi. Ó bàtà àwọn ọ̀nà mọ́ pọ̀ òlú ó lè fọ̀nà mẹ́ni ọba bẹ̀rẹ̀ láti ìtàlá ayá di rẹ̀ ẹ̀ṣẹ́ra ẹ̀rẹ́lọ́ bá bẹ̀rẹ̀ ìdí mọ̀nà àwọn pẹ̀lú wà sí ìjọ ẹ̀kọ́ tó máa gbọ́ wípé àmúrà اللهم صل على محمد ان الله عليم بما يفعلون الله الذي أرسل عبده

àti owó tí ń bẹ nínú ayé náà ìjọ ọ̀rọ̀ ọba ó tó pàdé ìjọba ọba àwọn ẹ̀fẹ́ ọlọ́run ní ilé ọlọ́run èmi ni wọ́n dá gbogbo ìgbà tí wọ́n dá nínú tọ́lọ̀ dájọ́ pàtàkì ara ilé ìjọsìn àmì ìgbẹ̀nu ní àmì pàtàkì pọ̀ gbogbo ìgbìmọ̀ lọ pàtàkì àbámọ̀ fọ́nú ẹ̀ òun ni ìyá àtẹ́gùn àtẹ́gùn ẹ̀lẹ́ẹ̀ṣá òun ni ẹlẹ́kẹta òfin ẹlẹ́kẹrin ẹ́ àkọ́kọ́ ìgbìmí ẹlẹ́kẹrin àkọ́kọ́ ni a tẹ́mù ẹ̀kẹ́jì ní omi ẹ̀kẹta ní òkè ẹ̀kẹrin ní àwọn dáàbà ọ̀sọ̀ ọ̀rẹ́ àwọn náà wáyàwọ̀n

ara ikú ẹ̀kọ́ta afẹ́kọ́ ní ẹ̀jọ́ náà ní ọlọ́ọ̀ ọlọ́ọ̀ والله الذي أنزل الرياح تصير سحابا فتصنع إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور العرب فيه تعالى وسكناه إلى بلد ميت فأين بالأرض بعد موسيا كذلك النشور. Wàtọ́lọ̀ àwọn ọmọ nínú àwọn ẹ̀dẹ́ nínú àwọn onímọ̀ ìmọ̀ sáyẹ̀sì wípé ẹgbẹ́ tó lọ pọ́pọ́ dá ọlọ́lẹ̀ àwọn àgbẹ́ ní àmúlẹ̀ nígbọ̀n ìmọ́lẹ̀ ẹgbẹ́ wá ẹgbẹ́ sáàtù ọlọ́run àwọn àgbẹ́ èyí tó lọ pọ́pọ́ dá gúnwọ́gún alákọ̀ọ́pọ́ atẹ́gùn ni àwọn àgbẹ́ ní atẹ́gùn lọ́sẹ̀ ilé ìmọ́lẹ̀ orí ìmọ́lẹ̀ ọlọ́run mẹ́gbẹ́ fún ara rẹ̀ bàbá ní atẹ́gùn àkọ́kọ́ onídàtẹ́gùn àkọ́kọ́ lójú atẹ́gùn àwọn ọlọ́rẹ̀ kẹta ní bí atẹ́gùn ń bẹ̀. ìmọ́lẹ̀ àkọ́kọ́ lẹ́yìn ìmọ́lẹ̀ lọ́wọ́ kan atẹ́gùn atẹ́gùn yìí kí ni fẹ́ ṣáwó rẹ̀ atẹ́gùn bí wá atẹ́gùn bí wá àwọn ọmọ lọ sí atẹ́gùn ọgbọ́n atẹ́gùn ìdára fún agbẹ́rẹ́

Ẹgbẹ́ ojú òṣèré ìjọ náà lọ fọ́ fẹ́ ọpẹ́ lẹ́tọ́ òkú ọlọ́dún wá. Wà tó wọ́n láti ní oxygen àti oxygen, oxygen àti oxygen. Ètò ìkẹta rí pẹ̀lú ọlọ́sìn pẹ̀lú àti oxygen, carbon oxygen, àmọ́ hydrogen òun ni àkọ́kọ́ tó sáájú oxygen orí hydrogen lọ fẹ́ tí ó wa máa ní oxygen lọ fẹ́ fún wa lágbára báyìí kí wọ́n bí ọ̀rọ̀ ara nà mú ọ̀ hydrogen yẹn ní ìpìlẹ̀ wọ́n wá látara kìràzáì wọ́n jẹ́ mú ní ló bí àtẹ́gùn. Adẹ́rùn yìí, wọ́n á tàkà wá náà ló omi òun ní kọ̀ọ̀tù omi lára àlọ́ àti ẹ̀pẹ̀ ní ẹ̀pẹ̀ jẹ́bi lára rẹ̀ àti ìtàbí ìsinmi lọ́pùtọ́lọ́pùtọ́ àti ẹ̀rẹ́ mẹ́rin tó ní ẹ̀sùn ni a mi lọ́ìmọ̀ ìfún lọ́sẹ̀ ìrìn àfàlà àrùn mi lọ́rọ̀. Látara tí gbogbo ti bá ní látara bí ó ti nàró ló ti dìde. Lẹ́yìn omi nínú omi náà láti wá rí ẹ̀fẹ̀. Ó padà wá jẹ àpáta, ó lò kúta, ó kúta wá jẹ àpáta, àpáta wá lókè, àwọn fi rìn. ọdún wá pa àwọn ìdàwó àgbogbo àwọn táàmùlẹ̀tẹ̀ lélẹ̀ táàbáyà wọ́n lẹ̀ táàfọwọ́ lélẹ̀ èyàn mẹ́fẹ́ àjẹ̀lú mẹ́fẹ́ ẹranko mẹ́fẹ́ àwọn èdò mẹ́fẹ́ ẹni fàyà lọ́lẹ̀ Ìjẹ́ tó ní ayé ìtàkọwọ́ láti bẹ̀ẹ̀ ṣàrùjá ìlẹ́bùn ṣáyà, wọ́n ti bẹ̀lá ìdí ní àtẹ́sùn tí ó jẹ́ ìrìn sí àkọ́kọ́ tó lágbára jù pẹ̀lú omi. Náà, ọlọ́wọ́ ń sọ láì pé àwọn àwọn nínú máa ń sọ fún aké àtẹ́sùn ní ẹ̀kọ́ láti wá ń pé bọ́ọ̀ ní ti ṣe ọ̀nà mélòó ló fẹ́. A máa wá fẹ́ àwọn ọ̀fẹ́ lọ lọ fẹ́ bọ̀. Àwọn àìsí àtẹ́sùn bàbá fẹ́ mọ̀ A máa fẹ́ gbọ́lá ń jẹ́ a máa tẹ́kọ̀ọ́ látara èébí oníṣẹ́ àìsí ìlú méjì lọ́dà bá rí dáadáa ìyẹ̀sẹ̀mù atẹ́sẹ̀ ní ìtàrí ilé ilé tí ń lè máa ló lè a máa wá máa tẹ́kọ̀ọ́ látara yọ́mọ̀ wá ní yọ́mọ̀ ní lára àwọn tọ́rọ̀ ìgbàtàyí gbogbo jẹ́mẹ́lá ìlú àfihàn àjẹ́gbẹ̀ náà lálẹ̀ náà láti lọ tẹ̀mí nígbí fi tẹ̀mí tẹ̀mí ìrìyà fi tẹ̀mí dáadáa náà tẹ̀mí látara náà fi tẹ́lọ látàrí láti rí oòrùn látàrí láti rí ṣùgbà láti rí gbogbo àwọn ọ̀rọ̀ kéèkèé a máa tó rí atẹ́kùn mẹ́rin sí tí ọ̀nà mẹ́rin èdè ọmọ fẹ́ láti ṣàmáà èdè ọmọ fẹ́ láti jẹ̀nú èdè ọmọ fẹ́ látòkè èdè ọmọ fẹ́ láti ìsàlẹ̀ ẹgbò èdè ọmọ fẹ́ láti bàbá ló sọ fún wa nínú mímọ̀ lọ́dọ̀ àwọn sáyẹ̀n àwọn ní tí ó fi àwọn nàìjíríà jẹ́ mẹ́rin bí ìbá àti tó bí pápá padà sí ìbá àti kòrárì eré máa tẹ́gùn àmàrí mẹ́jàbáwò àmàrí àmùdáwò àmàrí àjàbáwò àmúdáàrù yóò máa jẹ́ atẹ́gùn ìjẹ́ àmá àbàbáàrù atẹ́gùn ìyà ni atẹ́gùn bínú ọlọ́run ọmọ ìtọ́jú wa látara bẹ́ẹ̀ sáwọ́tún wọ ọ̀dọ̀ alùkùránì kẹrì látara tọ́lọ wípé àwùsálà rẹ̀ yá ilẹ̀ yẹ́rọ atẹ́gùn tí ọmọ fẹ́ ọdún sí

أفلك من كل زوج بعيد أيها الناس إن كنتم في الغيب من الباطل فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من ملكة وعلقة وغير معلقة بالخيل لكم ونقر في الأرار من نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل الأمور لكي لا لكي لا يعلم من مال من شيئا قطع به Wàtàrálé àríjọ máa ní dáadáa. Ẹwà ní yóò ti bá lọ ọdún ilẹ̀ bá nẹ́sùn bá ti fẹ́. Atẹ́sùn sí ìrìnà mẹ́ta wì, èdè máa ń fẹ́ wá láti ọwọ́ òfè, òun ní máa ti pẹ̀tàkùn bá ń jẹ́ta ní aná àmì ní àmì ìfẹ́ bí. Láàrín àmì àwọn ẹ̀ṣọ́, yóò máa fẹ́ ìjọba. Ìyàwó ìjọba lẹ́nàwó tààlẹ̀, wàtàkùn ọ̀hárà lẹ́tẹ̀ bí àìyànhà mẹ́rin náà ẹ̀ ti tàbí ṣùkú wa. Orílẹ̀ ìlú ìjọ mi ní kí n fẹ́ wà ọ̀tàkùn ìjọba òun ni láì sí ìjọba wákà ilé Nàìjíríà àti Ghana àti Bẹ̀rẹ̀ àti Lóòrùn láìka wà ní ìjọba nínú lọ́dún àwọn èèyàn nínú fẹ́rẹ́ pípé ìyẹ má kú yọ. Adẹ́kùn tí wọ́n fẹ́ ń láàrin lọ yóò mọ̀ gbóná fẹ́ẹ́fẹ́ ní gbóná púpọ̀ jù. Oye ká tó lè tó wáyé lọ́wọ́ fóònù lọ́wà. Ẹ̀yà ìjọba fẹ́ lọ́wọ́ tó ní àgbàgbòríyà tí bá ń fẹ́ láti ọwọ́ àrígbòríyà tí ń fẹ́ látẹ̀yìnwá. Òun ní máa jẹ́ nàìjíríà sọ̀rá nínú fẹ́ láti jẹ owó ogun lọ́mọ ẹ̀ẹ́ lọ́mọ ìgbọ́n lẹ́mìí ìlú ẹni máa ń gbé sí ogun wọ́n máa dúdú wọ́n máa bẹ́ wọ́n máa tara fẹ́ra sí olóúnjẹ yẹ onígbà tí mo bá ìdánwò fún ara rẹ̀ ó fi fún un ní ló fi fíìdì rẹ̀ àti ẹ̀rọjìn tó dáa ní ìgbésí ní outside ibi tí ọ̀dọ́ sí ibi tí èékú bá pọ̀ ibi tí ọ̀dọ́ bá pọ̀ ibi tí ìgbẹ̀dú bá pọ̀ ní ẹgbẹ̀ ní áfíríkà eh, pẹ̀lú òní ní áfíríkà ní pápá outside ní lọ́wọ́ ẹni bá lè gbé lẹ́nu ìlú lórí ẹni wá ti máa yẹ kó tẹ̀lá àti òfin ẹni tó wọ́n máa fẹ́ pàǹdúrà yìí látara bẹ́ẹ̀ ẹ̀bàrà nínú ayà ìkùnrin àwọn àfihàn atẹ́gùn tọ́nà mẹ́ta ìwárí ọ̀pọ̀ àbìkọ̀rí àkọ́kọ́ nú ẹ̀ òun ni àwọn ìyá òun ràhmà ẹ̀wọ̀n ní òun ràhmà atẹ́gùn ẹgbẹ́jì ní ríhùn àbá àtẹ́kùn ìyà ọlọ́run ẹlẹ́kẹta ní ríhùn nìkánà àwọn atẹ́kùn ta àgbélẹ̀ ọ̀run wọ́n àti ń bẹ́ yìí àgbélẹ̀ ọ̀run ní ẹ̀dú ní ìlẹ́ lọ ní ẹ̀yà kìí ìlẹ́ lọ láti pàtàkì pàtàkì ọ̀pẹ̀ jù orí àgbélẹ̀ ọ̀run nìkánà àtẹ́kùn nìkánà àmájọ́ ọ̀tí ọ̀nà Bí ẹ̀rọ ìsinmi dápọ̀ àbí ẹni pé léèkì wọ́n àwọn àrẹ̀sì ìbàjẹ́ lọ́tọ́ pa owó aríjẹ́ lọ́wọ́ ti fẹ́ ìdíkú rí ọ̀rọ̀ gbádùn lọ́rọ̀ ní mùsùlùmí òní àti ilẹ̀ lọ́rọ̀ àmọ́ tọ́lọ́run ní bá ń dé bẹ̀rẹ̀ yọ́ mọ̀ pé ọlọ́run ló ní mùsùlùmí òwúrọ̀ ló ti ṣú ọ̀nà rẹ̀ àti mùsùlùmí àwọn àtọ́jẹ́ tàbí ọlọ́run ní gbogbo ẹ̀ àwọn ayàtọ́lọ́pọ̀ tó wà náà kùnrin lọ bí i ní lọ bí mẹ́wàá tó lọ́sọ́rọ̀ mẹ́lọ̀

àti pé látara ẹgbẹ́gùn iṣẹ́ ọlọ́wọ́ máa dáhùn nípa láwọn ìgbóná bẹ̀ ẹlẹ́wọ̀n tó gbóná bẹ̀ ara ń tún ní àzáàdì náà wọ́n ní gbóná lọ́pọ̀ wọ́n ní gbóná lọ́pọ̀ bá láti máa fẹ́ ìjìyà máa ìjìyà lókó Mo ti bí sáàbà mú wá sí ìwọ̀n lọ́wọ́. Ní wọ́n lọ́rọ̀ ní èrè, wọ́n rán wá bẹ́ wọ́n lè ráyà ìfọ̀ àwọn arẹ́sìn àzáàrí nẹ́kọ́ ìgbàjọ́ lọ́mọ bí àjẹ́wà àárín wọ́n fi ààrẹ ìràwọ̀ ṣọ́bù ìdàríyà ọmọ ìzáàrí ẹ̀rùn ara ọ̀pọ̀tù wọ́n sáàrí láti ìdáríwá ẹ̀gbọ́n náà káwọ́ kí ìsinmi nínú àwọn akẹ́kùn ìyàtí sáàrí láti ilẹ̀ 22 náà tó ààrẹ sọ. Ẹ̀yìn ìrọ̀lá tó ààrẹ wọ́n sí ráàrí yára. Àwọn atẹ́gbé yàtọ̀. Atẹ́gbé yàtọ̀ yìí. Ẹnu atẹ́gbé yàtọ̀ sí mẹ́lá ọ̀pọ̀ láti áàtìfà pẹ̀lá áàtìfà ti kọ́ àtìfà. Ẹ̀rọ àtìfà ti náwà bẹ́ẹ̀. Pẹ̀lú láti láti kọ́ gàríkà. Wọ́n mọ̀ láti والذاريات ذروا والحاملات ذكرا والراجبات خير Nígbé tọ́lọ ọba ìtàbí máa yé akẹ́kùn náà yóò kàwùgbò ayé ọ̀rọ̀ ìbájú lẹ́mẹ̀. Akẹ́kùn èyí bí àkọ́kọ́ tó parí rẹ̀ òmìnira àwọn ìgbẹ̀ni rájì máa jẹ́ ètò fẹ́ atẹ́gùn lónìí látara bí ìbẹ̀láìgbà atẹ́gùn tó ń gbé àwọn tọ́sọ̀rá àlàáfíà ọlọ́pùpá bí ẹ̀ lọ́wọ́ tún sówó àwọn ìgbẹ̀rún pẹ̀lú ìlú ọlọ́wọ́ tún sí ẹ̀sọ́wọ́ àwọn àjẹ́ àwọn oṣó, ó fún yẹ̀ lọ́wọ́ àwọn àbá ọya ó tìnà sí àwọn òkú akẹ́kùn jọ ìdíkádẹ́kùn ó ṣe ní ìkọlọ̀kọ̀ lọ́wọ́ ẹ̀ ìdíkádẹ́kùn ṣe ní ìkọlọ̀kọ̀ ẹ̀sọ̀ ìgbé akẹ́kùn fẹ́ ọlọ́run ní àwọn áńdùlọ́pàá rẹ̀ lé àwọn ọlọ́pàá ẹ̀gẹ́ àwọn tí kò nílò wọn pàmílù wọ́n tó kọ́ ìrìn wọ́n ti fi ó kọ́ lọ látẹ́kùn ti dìde ní ìlú àjìyà ní fi ń bá iṣẹ́ àti àwọn akẹ́kùn bá àti mọ̀láìkà tó bá ní ẹlọ́rí lálọ́yá gbogbo

ẹni tí wọ́n bu omi tí wọ́n adọ́ lọ́dọ̀ wọn wọ́n wá bí sí ibi tí omi yóò ti máa wo sánà wọ́n wá lórí ẹ̀ka wákàtí kan wọ́n lọ sí omi náà lára Àdúgbà pé ìgbẹ̀rẹ̀ àtọ̀ wọ́n ti kẹ́rù fún ọlábẹ́rẹ́ wọ́n ti ní kọ̀báyìí. Ọlọ́pàá ló lẹ́nu fún ọlábẹ́rẹ́ wọ́n ti lé ẹ̀kẹ́ àwọn ìnáwó náwó tó àwọn Ẹyẹ máa ń yẹ̀nà kí ẹ bá tí ó bẹ̀ẹ̀ àwọn ìyá ṣẹlẹ̀ ṣàdúrà pé ó bẹ̀ẹ̀ láti ní ọdún tó. Wọ́n ní ká lọ ṣàdúrà ẹgbẹ́ tó jẹ́ ìjẹ̀ tó wọ́n ní kí ó jẹ́ Ọjọ́ àwọn bàbá pẹ́ ní àlọ́lá àti àwọn ẹgbẹ́ wọn ti láì, ọjọ́ àti ẹgbẹ́ wọn ti láì, ọjọ́ àti ẹgbẹ́ wọn ti láì yóò ṣe lẹ́yìn ọjọ́ àwọn ìṣàbá ń bọ̀ lẹ́yìn ìwòsàn lára àbájú ní látàjú àwọn lẹ́yìn àdúrà ìgbẹ̀lọ́ lẹ́yìn àdúrà tó láwọn ọmọ tó túnbà tẹ àgbà yìí pé ọlọ́run tún bí kan láti di ìgbàgbọ́ náà. Ah! ọjọ́ àwọn òṣèlú Ìjọba ìgbìyànjú ọwọ́ lọ́rùn wọn òjú yóò wá, ẹ̀yọ́ gbọ́nà ní lọ́la àti àti ìgbà ti fẹ́, àtẹ̀lókù ní oṣù. Ìyá tó ń gbọ́ ìjọ ní àrí ohun, àtẹ̀lókù ní ohun, ìyókù lọ́lọ́run ó tẹ̀lé òun òun ní sórí ìjọ ní àtúkẹ́lẹ́ lọ́lọ́run. Ó lọ́wọ́ á bá lọ ní kò làtọ́ àbá lọ. Kò àwọn ẹni ọlọ́run lò àwọn ẹni òṣù lò ọlọ́run gbé kalẹ̀ sí pé ìrántẹ̀ mi nù ẹmà lóra bẹ́ẹ̀lù wọ́n bá tí wọ́n dá ní wọ́n parẹ́ tó ní ọ̀nà. إن أرسلنا عليه سورة القمر سورة القمر آية سورة القمر آية إنا أرسلنا عليه إمريا صرصرا في يومنا سيد المتكبر ومما أرسلنا عليهم أولا من سجع ولكن شرنا Ìyá sọ̀rọ̀sọ̀rọ̀ àtẹ́kùn sí ń pariwo.

ọdún ìṣòro ní ìjẹ́rẹ̀. Àwọn ìjẹ́rẹ̀ ẹ̀mẹ́ tó ti tẹ̀lé àwọn tí ìjọ́ ìṣẹ́ mẹ́ta, atẹ́kọ̀ọ́ bá fẹ́ ìjọ́ kan gbogbo, ọdá kan tí ó ní ọwọ́ àbábá pé ó ti tẹ̀lé àwọn ọ̀fẹ́ kan tó. Ẹlẹ́gbẹ̀ẹ́ta mẹ́rin. Ọ̀rẹ́ wa mú ìwádìí ọmọ mẹ́rin méjìlá ẹ̀mú ìwádìí ọlá àmà. Káàkiri ṣe káàkiri ṣe kọ́ bá ti ṣàkọ́ àní. Ṣọ́rọ̀ atẹ́gùn pé ó kọ ọdún náà ní tẹ́bá wọ́ ìlú tàláàtì orí máa atẹ́gùn jẹ́ wọ̀n náà ti táàtì náà ti dára àwọn atẹ́gùn jẹ́ wọ́n sáàbì áàtì lábọ́lá àwọn atẹ́gùn jẹ́ wọ́n sáàbì ọ́ọ̀tù lábọ́lá àwọn atẹ́gùn jẹ́ Àlébìkàrẹ́ rẹ̀ tí ìyẹn ti mọ́ lọ́rọ̀ tó sí lọ́rọ̀ lọ́wọ́ ìjẹ́ ìgbọ́mọ̀ pàdé lọ ìfẹ́ tí ìyẹn ti tí yíwọ́ ọ́ tí ó ti lọ ní yọ́sọ̀ ẹ̀yọ́sọ̀ ìṣọ̀tí aláwọ̀ ọ̀rọ̀ ẹ̀kùn. Wọ́n ni gbogbo jẹ́ pẹ̀lú àìyá ti ìlú àríwá wọn sí. Lẹ́yìn bá ṣàkí ló ṣe bá ní tó tún lọ Èyí wọ́n bá ṣe lọ́rọ̀ sí tí ó lọ́wọ́ wókú wókú ọlọ́wọ́ àárọ̀ ìjẹ́rì ẹ̀mí ìgbà yọ́ máa rọ ní gbàgbà tẹ́kùn sí yà pínlẹ̀ gbàgbà ìwọ̀n náà lè sọ àwọn tọ́lọ̀ wọn àtẹ́kì ẹ̀ láti àti ara ṣùgbọ́n tẹ́sà ápùpù àwọn ìṣòkúrò náà àti ah, tí bá nù wọ́n ní àpọ̀ ọ̀rọ̀ Ẹnu ọ̀gbọ́n ó lẹ́bí أرسل المياه فتثير سحابا فسقناه إلى بلد ميت فرأينا فيها أرض بعد موتها كذلك النشور أراحي وهو الذي ينزل الرياح بشرا بين يدي رحمته Ọlọ́run ọlọ́run ọba lè ní ìbátẹ́kọ̀ọ́ ẹ̀ẹ́dẹ́kùn lé yọmọ fún ìrúrù. Bẹ́ẹ̀rẹ̀ ìrìn àmẹ́sì lọ́wọ́ kẹ́rin Àwọn ẹni kọ́ máa súnjọ, kọ́ máa súnjọ, kọ́ wá tẹ̀síjò, kọ́ wá máa súnjọ alámẹ́rọ̀ sí ṣàánà lẹ́bí ìlẹ̀ àpapọ̀ ìlẹ̀ àbí ilẹ̀ ìpínlẹ̀ sọ́rọ̀. Àwọn akínú ìlú ẹgbẹ́ta náà lọ́mọ àwọn oníbíṣẹ́sì lọ́mọ oríṣẹ́ ẹgbùgbọ́ ma wá ó ẹgbà gbádùn ẹgbà jẹ́ ẹgbà gbádùn kọ́nà bẹ́rù fẹ́rù ìyàfà kọ́nà bọ́ mẹ́rù ìyàfà فذلك نخرج لموتى لعلهم يضحكون آية كلمة سورة الروم الله الذي يرسل الرياح فتثير سحابا ويبسط نوره في السماء كيف يشاء ويجعله كسفا وترى الوحيد يخرج من بلاله Gbẹ̀rọ̀ lọ́rọ̀ pàá ní ọ̀rọ̀ ìrọ̀ ìdí. فإذا ضرب به من يدعو Àwọn tó ń lọ́ọ̀ṣẹ́ yẹ àmọ́jẹ́rù bàmújẹ́ gbogbo nínú gbogbo nínú mi wọ́n rà tẹ́sùn kiri nínú wọ́n rà tẹ́sùn kiri nínú mi ọ̀pọ̀ lọ àpòtò nǹkan máa ọ̀pọ̀ lọ àpòtò nǹkan máa ọ̀rọ̀ ní ìní ọlọ́run Mẹ́rin ويقال قيل عن يا نبل ولا ولا أرض قال دائما ومنهم قول فتى فتى فاجتمع الخلق في موضع الإجابة الزبات إذا زبات ìfòfó omi níjẹ́ máa ṣe oríṣi orí tí máa wó báyìí ìfòfó omi ìfòfó omi ìfòfó omi lọ́wọ́ mi lọ́wọ́ owó àwọn owó wá ní ìjọba àmì wọ́n ìtọ́fẹ́ kẹta